Unit 11, Dialogue 2. Kimberly calls the computer specialist recommended by Tope, and a computer technician comes to take a look at her computer. Arábìnrin, ó dàbí ẹni pé mo ti rí nǹkan tí ó ń yọ kọ̀ǹpútà rẹ lẹ́nu. Kí ni nǹkan náà? Gbogbo àwo inú kọ̀ǹpútà rẹ ló ti on yo computer re lenu Kini ni nnkan kò computer re àyè fún si fun lati fi nǹkan tí ò ń tẹ̀ pamọ́ rárá. kò tilẹ̀ lè gbà ẹ́ láàyè láti fi nǹkan kan pamọ́ sí ibikíbi. àwo inú kọ̀ǹpútà ti kún kẹ̀ mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ra kọ̀ǹpútà yìí ni. ó ti tó ọdún méjì tí o ti ra kọ̀ǹpútà yìí kọ̀ǹpútà ọdún méjì kì í ṣe kọ̀ǹpútà tuntun mọ́. kí ni a lè ṣe láti jẹ́ kí ó ṣiṣẹ́ dáadáa? mo gbọ́dọ̀ ra àwo kọ̀ǹpútà tuntun tí ó ní àyè púpọ̀ láti gba oríṣiríṣi sọ́ftíwẹ́ẹ̀ òde òní. èèló ni mo máa san fún iṣẹ́ yìí? ẹgbẹ̀rún mẹ́wàá náírà ni àwo kọ̀ǹpútà tuntun ó sì máa gbà mí tó wákàtí kan láti ṣiṣẹ́ lórí kọ̀ǹpútà yìí ẹgbẹ̀rún méjì náírà ni iṣẹ́ wákàtí kan gbogbo iye owó tí o máa san jẹ́ ẹgbẹ̀rún méjìlá náírà. ẹgbẹ̀rún méjìlá tán. bẹ́ẹ̀ ni ṣé o fẹ́ kí n ṣe iṣẹ́ yìí àbí o ò fẹ́? ó wọ́n ṣùgbọ́n mo fẹ́ kí kọ̀ǹpútà mi ṣiṣẹ́ dáadáa. kò burú nígbà tí mo bá ṣiṣẹ́ tán lórí kọ̀ǹpútà rẹ ó máa rò pé o ṣẹ̀ṣẹ̀ ra kọ̀ǹpútà tuntun ni.